بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى أترى لكم كيات جراب فون النبي محمد صلى الله عليه وسلم أولا لي وصحابة لي àti gbogbo ẹni tí ó mọ̀ tẹ̀lé títí tí ayé ò ní fi jáyé má a ń bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó ṣe wá nínú ọ̀kan náà olóríire yìí na'am tíra tí a ń ká tíra Takhilul Aynayn àbí tí a dé òun náà ni ọ̀rọ̀ al-imamain al-jalilain abu hatim àti abu zur'a tí wọ́n ọmọ wọn gbà wọn látọ̀dọ̀ wọn pé wọ́n bá àwọn àfà lórí ẹ̀ ní gbogbo àwọn ìlú tí wọ́n dé láti wá ìmọ̀ òun náà ni pé nínú àwọn nǹkan tí ìjìmá wà lórí ẹ̀ ní gbogbo ìlú tí àwọn abu hatim àti abu zur'a dé tí ibn abi hatim wọ́n gbà wọn látọ̀dọ̀ àwọn méjì òun náà ni pé wal murji'atu mubtadi'atun dullal nípa àwọn murji'a aládádálẹ̀ ni wọ́n ẹni ànù gbáà gbáà ni wọ́n so Sheikh Ubaydi wá ń sàlàyé rẹ̀ lọ fún wa nípa kí ni túnmọ̀ gbólóhùn yìí ibi tí sheikh Ubayd rahimahullahu ta'ala tí wọ́n ti sàlàyé ìpín tí àwọn murji'a pín sí al-qismul awwal àwọn murji'a al-ghaliya àwọn tí ó sì pa wọn ni jahamiyya dẹ̀nẹ̀lẹ́ kejì al-murji'a murji'atul fuqaha so murji'atu alfuqaha so àti síká àlàyé gbogbo àwọn nǹkan tí sẹ́kọ̀ bẹ́ẹ̀dẹ̀ sọ nípa rẹ̀ a sì kà fún wa so sẹ́kọ̀ bẹ́ẹ̀d rahimahullahu ta'ala sọ pé waqad arafna waqad arafna al-iman wọ́n ni a sì ti define in tó jẹ́ iman inda ahli sunnati wal jama'a lọ́dọ̀ àwọn onísunnah fíma sabak níbi nǹkan tó síwájú annahu qawlun bil lisan ní pé ìmánu ìsọ̀rọ̀ pẹ̀lú kíni pẹ̀lú ahá ni wa i'tiqadun a bil qalb ìní àdìsọ́kàn pẹ̀lú kíni pẹ̀lú ọkàn wa ni wa amalun bil jawarih àti ìṣiṣẹ́ pẹ̀lú oríkèríkè ara wa ni yazidu bi ta'a yóò ma lékún pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́wọ́ wa yanqusu bil ma'siyah yóò sì máa dínkù pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀ṣẹ̀ so wọ́n ni wà bí hadha yadharu shay'an wọ́n ni pẹ̀lú eléyìí nǹkan méjì yóò fi hàn ahaduhuma aláọkọ́ ittifaqu at-ta'ifatayn ní pé ìpín méjèèjì nínú àwọn murji'a ní pé aláwọ̀kọ́ o so annal ula ní pé aláwọ̀kọ́ o àwọn ìjọ aláwọ̀kọ́ nínú àwọn ìjọ múrjíà ashaddu bid'atan min ath-thaniya wọ́n gbóná ní bídá ju àwọn ẹlẹ́ẹ̀kejì lọ la shakka pé bẹ́ẹ̀ ni wa in kanat ath-thaniyatu kadhalika ala dalal kódà kó ṣe pé àwọn ìpín kejì torí pé nǹkan tí ọ̀rọ̀ wọn tí yóò padà já sí àbí tí ìtumọ̀ ọ̀rọ̀ wọn padà bí ìtàwọn náà ń sọ ọ̀nà ni pé annal imana la yazidu wa la yanqus ni pé ìmánu kò lékún bẹ́ẹ̀ sì ni kò dínkù a ti sọ ìpín méjèèjì fún so ká má wọn so al-imamayn abu hatim àti abu zur'a wọ́n tún gbà wá pé nínú àwọn nǹkan táwọn bá gbogbo gbogbo olú táwọn dé táwọn ti wá ìmọ̀ òun náà ni pé wal qadariyatu mubtadi'atun dullal so ní pé àwọn qadariyya mubtadi'atun dullal aládádálẹ̀ ẹni annugbá ara wọn náà faman ankara minhum anna allaha la ya'lamu ma so nínú àwọn qadariyya ìran ara ni wá ẹni tó bá wá takò nínú wọn ní pé ọlọ́run ọbọ̀ ma nkẹ tí ó ṣẹlẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ fahuwa káfirun irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni wal qadariyatu mubtadi'atun dullal àwọn qadariyya náà alẹ́ أن الله, يعل أن الله لا يعلم ما لم يكن قبل أن يكون nípé ọlọ́run ọbọ̀ ma nǹkan tí ò tí ṣẹlẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ ó dìbà tó bá tó ṣẹlẹ̀ tẹ́kọ́lọ́run ọba tó mọ̀ ẹn tó bá sọ báyìí fahuwa káfirun kèfèrí ni ọ so Sheikh Ubaid wá fẹ́ sàlàyé lè fún wa Sheikh Ubaid rahimahullahu ta'ala sọ pé al-Qadariyya wọ́n ní àwọn Qadariyya o ìdá utliqat tí wọ́n bá kà ti ṣe kíni tán bá kà ti dákọ rẹ̀ láì fi kankan sí léwájú àbí lẹ́yìn tán bá ti jùlẹ̀ bẹ́ẹ̀ tán bá ti dákọ kọ̀dàríyà fahum nufatul qadar òun làwọn tí wọ́n ṣe kíni tí wọ́n takò kádàrá alqailuna la wal amru unuf ní pé gbogbo àwọn nǹkan o ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé anafa nǹkan ṣẹ̀ bẹ̀rẹ̀ kìí sí bá ti kọ́ tẹ́lẹ̀ wọ́n ni wahum qisman wọ́n ni ìpín méjì wá ní àwọn kọ̀dàríyà yìí àwọn nùfà àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n dínà nǹkan tí ń jẹ́ kádàrá ìpín méjì náà pín sí kọ̀dàríyà tún gọ́ọ̀líyà àwọn kọ̀dàríyà tó ṣe pé àwọn tí ẹ̀ ṣe kíni àwọn jẹ́ àwọn tún go extreme nínú extremity èyí ó tún ráwọn tó tún ṣe gíní tó tún go extreme oye ìsọ kọ̀dàríyà gẹ́gẹ́ fúnra rẹ̀ extremism ni o nínú àwọn extremist ẹ̀tún wá rí gíní ẹ̀tún ráwọn tó yẹ pé àwọn tún kọjá àdà so Sheikh Ubaydi ni wahum munkiratu ilmi eh, ilmi Allah wọ́n ní àwọn àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n tako pé ìmọ̀ Ọlọ́run Ọba bil ashiya nípa àwọn nǹkan wa kitabatihi iyyaha àwọn náà sì ń tako pé Ọlọ́run Ọba kọ kalẹ̀ fi lawhil mahfuz nínú wàhálà tó ni ilmi pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn onímímọ̀ wal iman àti gbogbo àwọn ní tán ní iman oye ẹ̀rì pé gbólóhùn yìí Sheikh Ubaydi ń pàrà rẹ̀ fún wa ijma'u ahli al-ilmi wal iman wani wa wa mọ̀ nǹkan tí yóò ṣe kíni tí fi láwùhìl mahfúd bẹ́ẹ̀ sì ni lọ́dọ̀ sí wọn ọlọ́wọ́ bó kọ́ sí láwùhìl mahfúd fàkọ́láfùl kìtàbà wa súnnà tawal ijima wọ́n yapa Qur'an wọ́n yapa súnnà wọ́n sì yapa ijima àpanupọ̀ àwọn èèyàn wa kadhabul Qur'an wọ́n tún pè Qur'an nírọ́ wa lọ́nà tí ó ṣe jà níyàn so wọ́n tún pè nírọ́ wa kadhabu ijma' al-umma wọ́n tún pè àpanupọ̀ al-umma wọ́n pè nírọ́ wọ́n jàníyàn fal-adillatu ala ilmi Allah àwọn ẹ̀rí lórí ìmọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bima kana pẹ̀lú bóò ni ó ṣe máa bẹ ọ̀yẹ́ fàl'adílẹ̀tù ala ilmillah Sheikh Ubaydi sọ pé àwọn ẹ̀rí lórí ìmọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bima kana pẹ̀lú àwọn nǹkan tó sì lọ síwájú wa bima sayakunu àtàwọn nǹkan tí ó ṣe kíni àtàwọn nǹkan tí ó padà wá wa ma lam yakun àtàwọn nǹkan tí ó ti máa ṣe kíni tí ó ti ní kayfa yakunu so min an tuhsa àwọn ẹ̀rí lórí ìmọ̀ Ọlọ́run ọba tó lọ kiri ká nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó pọ̀ ju nǹkan táa lè sí kíni ju nǹkan tí èyàn lè ka gbogbo ẹ̀ tán lọ wa ashharu min an tudhkar ó sì gbajúmọ̀ ju kí ẹ̀tún ma mẹ́ṣà rẹ̀ lọ tí nǹkan bá ti gbajúmọ̀ èyàn mẹ́ṣà rẹ̀ máa orí sọ pé ah, òun yọ láàárọ̀ yìí ah, àárọ̀ kan ni orí ta'ala sọ tí nǹkan bá ti wípé ashharu min an tudhkar àwọn ẹ̀rí tó wá nípa ìmọ̀ràn ọba nípa nǹkan tí ó ti lọ síwájú èyí tí ó padà wá àtẹ́tẹ́ pé kò ní ṣẹlẹ̀ tó bá yẹ pé yóò ṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀ ní sọ̀rọ̀ ọba ma gbogbo ẹ̀ wípé ó gbajúmọ̀ ju nǹkan tí a mọ̀ sọ̀rọ̀ qala ta'ala nínú àwọn ẹ̀rí náà olúọba Allah ọlọ́ọba sọ pé wa anna Allaha bi kulli shay'in alim ọlọ́ọba subhanahu wa ta'ala bi kulli shay'in ẹwàdú tàukìdì tí ọ̀rọ̀ ọlọ́wọ̀ báyìí ni wa anna so bí kulli kulli oye wọ́n tún wá ṣe gini wọ́n tún wá ṣe taqdimu wọ́n ṣe hasru oye so wọ́n ṣe hasru so bí kulli shay'in so táwọn alárọ́wá sí ma ń tó ọ̀rọ̀ wọn òun ló yẹ kó òun ló òun ní kí sípò òun ló yẹ kó wá òun ló ma ń wá lẹ́yìn nínú ọ̀rọ̀ àwọn alárọ́wá ṣùgbọ́n táwọn alárọ́wá bá fẹ́ kẹ̀kẹ́ ń pa wọn àti kí ni wọ́n wá ti síwájú oye so nínú àwọn ọ̀nà tafi ma ń ṣe hasru tafi ma ń ṣe nígbé ẹ̀rí pé Ọlọ́run bá sọ pé kí ni na'buduka àbí Ọlọ́run bá sọ pé kí ni iyyaka na'budu nígbé láti sọ pé láti na'buduka bá alárùbá sí ma ń tó nìyẹn àbí so but láti fi kàn nípa pé ìwọ nìkan náà la máa jọ́sìn fún fi ṣe hasru oye iyyaka wá wá síwájú gẹ́bí Sheikh Abdul so tó bá wáyé wa báyẹn ẹwà wa dúró tàókìrì tó wà mí báyẹ̀ anna kulli hasru wa tún wà ń bẹ̀ shay'in annakira fi siyaqil ithbat so ọlọ́run bá tún wá fi alimu sí ẹwà dúrú ẹ̀dàrúrù tàwkìdì tó wà nọ́rọ̀ yìí tàwkìdì bí méje sí mẹ́fà sí mẹ́jọ bákanáà Shaykh Ubaydi sọ pé wa qala ta'ala ọlọ́run bá tún sọ pé wa kana Allahu bi kulli shay'in alima ẹwọ́lẹ́yìí ẹwàdúrù tàwkìdì tó tún wà ní ilé iná ẹwàdúrù isbat so tó wà ní ilé pé wà káàna lọ́hù ọlọ́run ọba jẹ́ oye so ọlọ́run ọba jẹ́ so káàna wọ́n mọ́ ló fún tí nǹkan bá jẹ́ nǹkan so tí nǹkan bá jẹ́ nǹkan kẹsí pé wọ́n ló fún pé kẹsí púpù wà náà mọ́ ló pé ó ti jẹ́ rí gbà kan ara ọ̀ so tí bá jẹ́ wọ́n mọ́ ló fún náà ìpé wa kana Allahu bi kulli shay'in alima Ọlọ́run bá sì jẹ́ pé kíni pẹ̀lú gbogbo nǹkan lọ́lọ́run bá nímọ̀ ń pa rẹ̀ so Ọlọ́run bá fi ń fi rinlẹ̀ pé ìròyìn òun ni wa qala ta'ala Ọlọ́run bá tún ní pé ọlọ́wọ́ ọba máa fi ẹwàdúrú ẹwàdúrú ẹwàdúrú tawkid ẹwàdúrú tawkid zálika lita'lamu anna ma fi samawat ma fi al so ìyẹn kẹ́ bá fi ma ní o ní pé ọlọ́wọ́ ọba máa nǹkan tó wà ní sẹ́mà ọlọ́wọ́ bá sì ma àwọn nǹkan tó wà sí àwọn nǹkan tó wà lẹ̀ náà wa kadhalika al-kitaba wọ́n ní bákẹ́nẹ̀ ah, ah, àwọn ẹ̀rí wà ní pé Ọlọ́run Ọba ó kọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ Ọlọ́run Ọba kọ gbogbo ẹ̀ kalẹ̀ qala ta'ala Ọlọ́run Ọba sọ pé alam ta'lam anna Allaha ya'lamu ma fi as wa anna dhalika inna dhalika ala Allahi yasir ìyẹn rọrùn fọ́nà ọba oye ẹwọ ẹwọ ẹwọ bọ́nà ọba bó sí ń fi ẹ̀mí mu'mini balẹ̀ ẹwọ bó sí ń fi ẹ̀mí mu'mini balẹ̀ tó tún wá fi ń fi gbígbọ́ngbọ́n rẹ̀ tó fi ń yé mu'mini ipé olè máa wò pé ah ọlọ́ọ̀bá kọ́kọ́ sọ pé alam ta'alam anna Allaha ma fi as-sama'i wal ní pé ṣe ẹ̀mọ́ ni ní pé ọlọ́run ọba mọ nǹkan tó wà ní sánmà àti ilẹ̀ mùmìnì lè má ilé yíyàn ọ̀yẹ́ so mùmìnì ó lè má jà yíyàn ọlọ́run ọba sọ pé inna dhalika fi kitab gbogbo nǹkan tó àwọn mọ̀yẹn ó tún wà nù tíra ó wá lè máa fẹ́ sọ lọ́kàn nínú ṣẹ́kù ṣe ìtọ́nù pé ah, adúrú inna dhalika ala Allahi yasir ní pé ìyẹn ó ṣe kí ni ó rọrùn fọ́lọ̀wọ̀ bá wọn ni wà mí na súnnà ti sọ̀híhà Sheikh Ubaydi sọ pé nínú súnnà tó lálàáfíà ní pé annabi sallallahu alaihi wasallam sọ pé awwala ma khalaqa Allahu al-qalam nǹkan alákọ̀ọ́kọ́ tọ́lọ́wọ́ bá dá ni kalam faqala ó wá ní olúwa mi kíni kí kọ́ qala iktubil qadar ní pé máa kọ kádàrá máa kọ òdíwọ̀n gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí gbogbo nǹkan wọ́n ní fajara bima huwa ka'inun fi dhalik wọ́n ní ó wá sí kí ni ó wá kọ nígbà yẹn o pẹ̀lú gbogbo nǹkan tí ó máa bẹ ila an taquma as-sa'a tí ìgbéǹde ó fi ẹnu àwọn onímímọ̀ àtàwọn tí kí ni àwọn tí wọ́n ní iman kìí sí àwọn kèfèrí wà dín àtàwọn tàṣẹ kí ni tí wọ́n ní ẹ̀sìn ẹnu wọn kò ala hadha lórí eléyìí fa khalafatuhum hadhihi at-ta'ifa min al-qadariyya àwọn ọjọ́ yìí nínú àwọn qadariyya wá fakanu kuffaran wọ́n di kèfèrí àwọn kọlaríyà kèfèrí ni wọ́n walau sallu kódà wọn bá ma kírun aw saamu wọn bá ma gbàwẹ̀ aw hajju àbí wọn bá ma ṣe hajj aw zakku wọn bá ma yọ zaka aw amilu ayya amal wọn bá ṣe yíkéyí núṣẹ́ kèfèrí ni wọ́n láwọn ìjọ yìí ìjọ ewó la ń sọ́nà àwọn ìjọ kọ̀dàríyà látàrọ̀ àwọn tó tako ìmọ̀ ọ̀rọ̀ ọba kọ̀dàríyà náà ni àwọn tó tako kọ́dàrù ó wá lóríṣiríṣi ọ̀nà tó fi tako ọyé àwọn tá ń sọ látàrọ̀ làwọn tá ń sọ kékiri tó tako ìmọ̀ so kọ̀dàríyà tún ghaliya so wọ́n ní wa hadhihi at-ta'ifa Sheikh Ubayd wá ní ṣé ẹ rí kí ni ṣé ẹ rí àwọn ọjọ́ yìí àwọn èyí tà ń sọ yìí àwọn owó ni ẹ àwọn qadariyatun ghali àwọn tí wọ́n sọ pé wọ́n tako ìmọ̀ Ọlọ́run pé kí ni wọ́n ní Ibn Taymiyyah sọ pé kọdín kọ́rọ̀dọ̀t wọ́n ti ṣe kíni àwọn ọ̀tí lọ àwọn sálàfù ti finish wọn oye wọ́n ti finish wọn ò sẹ́kù ma àwọn tó sọpọ́lọ̀ wọn ọbọ̀ ma nǹkan tí yóò ṣẹlẹ̀ síwájú kó tó ṣẹlẹ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀ni so Sheikh eh, Ubaydi sọ pé Sheikhul Islam Ibn Taymiyyah wọ́n sọ báyìí so wọ́n ní Sheikh Ubaydi wá ní akúl Sheikh Ubaydi ni èmi ń sọ pé wala yustab'adu ẹ má jẹ́ kí ó sì pé yóò jọ wá lójú àbí kò lọ fà an yujada minhum ahadun al'an kárẹ́nù kannú wọ́n sì Sheikhul Islam Ibn Taymiyyah sọ pé àwọn Qadariyya àwọn nufatul ilm al wọ́n ti tán bọ̀ Sheikh Ubaydi ni wala aqul wọ́n ni mò ń sọ pé wala yustab'adu kò lọ́fà ẹmọ́jì ojú oyin lójú kèése tí ó jìnà an yujada minhum ahadun al'an kárí ìkannú wọn sí báyìí li'anna al-bid'a torí pé bídá o yajurru ba'daha ba'dan bídá a man fara wọn lọ́wọ́ ni so bídá ma ń fara wọn lọ́wọ́ ni tẹ bá fi rẹ́ nìkan tó kó sí bídá kan a bídá kan lè rí o in tó wà lẹ́yìn bídá ẹyọ kan tẹ́ rí hun so a ó lè ó lè ó lè jù bẹ́ẹ̀ lọ torí pé Sheikh Ubaydi fún wa ní kọ́ídà yí pé albídáwú yajurru ba'duha ba'dan albídáwú yajurru ba'duha ba'dan ní pé a ma ń fara wọn dání ni ó ma ń fara wọn dání ni so wallahi nínú ọ̀nà tó rọrùn jù láti jẹ́ kèfèrí àbí láti fi islamu lẹ̀ òun ni kíyàn jí ń bídá ó rọrùn gẹ́ torí pé ṣe ìtọ́nù kéèsẹ pé a sọ pé bídá kúlù bídá kúfùrù ní ara kéèsẹ ìtànsọ́ ni ìtànsọ́ ni pé ó rọrùn fún ṣe èyàn sì ti rí bẹ́ẹ̀ pé bídá ó máa ń wú àwọn èèyàn lọ sí kúfùrù ní bídá máa ń wú àwọn èèyàn lọ sí kúfùrù ní Sheikh Ubaydi ni wàlì hadha qala qailul a'imma ìdí nìyẹn tí a ìkannú àwọn salaf tó fi sọ pé albida'atu baridul kufr albida'atu baridul kufri bídá àtẹ́ríyàn kíni òun ni fún ìṣe òun ni bíríjì sí kéfèrí so bídá àtẹ́rí ẹ̀ òun ni gíní òun ni bíríjì sí kéfèrí òun ni ọ̀nà tẹ́yọ̀ fi gíní tẹ́yọ̀ fi tètè dí tẹ́yọ̀ fi tètè dí a kéfèrí wọ́n ni falladhina ahdathu bid'ata at-tasbih bídá kama ṣe pẹ̀lú òkúta wọ́n láwọn ìjọ àwọn èèyàn kẹ́ni الذين أنكر عليهم ابن مسعود الذين أنكر عليهم ابن مسعود صنيعهم ولا طيب ابن مسعود رضي الله عنه أتقوا ìṣesíwọn yìí nǹkan tí wọ́n ṣe yìí wọ́wà bákọ̀hùn ó sì lálàsí wọn jarwatuhum bid'atuhum ila qitali safwatil umma bídá pé kíyàn kan wọ́n fi òkúta òkúta lásán kí a máa fi ṣe tasbih oye tí Ibn Mas'ud takò wọ́n lé lórí bídá yìí sì padà wọ́n lọ síbi pé wọ́n padà ń pa àbí wọ́n padà ń jà lógun àwọn tán lọ́lá jù ní al'umma so ẹmọ̀jẹ́ àtẹ́ra wa gbogbo àwọn tán bá àlìjẹ̀núnsì máì àwọn tán bọ àlìjẹ̀núnsì kò sáwọn tó dáálẹ̀ ju àwọn báyìí so abọ̀ aljannu apẹ aljannu àwọn àdó alálìjannu tí wọ́n ń ṣe ń kọ́rọ̀ àtẹ́lómínà tí ń ṣe gbangba so kí wá ní ó wá jọ yẹn lójú pé àwọn kan wá padà wá jáde wọ́n ń aljannu àwọn tí ẹ̀ wá gbé so àwọn kan tí àwọn kan tí kí ni àwọn súnfí tí ń ṣe lé ọjọ́ ti pẹ́ náà tẹ́lẹ̀ so fala ghoraba so kò sí nǹkan tó jọjú so ẹgbẹ́ ká tún rí kà lẹ́ẹ̀kan sí i sheikh ubaydi ni falladhina ahdathu bid'ata at-tasbih bil hasa àwọn tí wọ́n dáadáa dálẹ̀ ká máa ṣe subhanallah pẹ̀lú òkúta jama'a òǹkà èèyàn lásán kan ni wọ́n àwọn èèyàn mélòó kan ni wọ́n alladhina ankara alayhim ibn mas'ud àwọn tó yẹ pé ibn mas'ud radiyallahu anhu tó takò wọn sani'ahum ó takò bídá pé káka mọ́ fòkúta ká mọ́ fi ṣe tẹ̀sbí ó sì padà wọ́n lọ síbi pé wọ́n padà ń ja àwọn sọ̀hábà lógun wọ́n ni àwàkìyàrí ha àtàwọn tó lọ́lá jù mina sọ̀hábà nínú àwọn sọ̀hábà wà tàbíyàn rahimahullah wọ́n ni amru ibn salama sọ pé ẹni tó gba ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn yẹn àti bí Ibn Mas'ud ṣe ṣe kíni bó ṣe lálà sí wọn wà bákọ̀hùn so wọ́n ni Amr ibn Salama sọ pé fara'aytu 'ammata ula'ika al-hilaq so Amr ibn Salama sọ pé mo wá rí àwọn tó pọ̀ àwọn tí ó pọ̀ jù nínú àwọn àjọ yẹn dàtí àwọn tí wọ́n nínú jòkó yẹn يطاعنون يطاع يطاع يطاعوننا يطاعوننا tí wọ́n ṣe kíni tí wọ́n jà wá lógun يوم النهروان lọ́jọ́ ogun nahrawan مع الخوارج pẹ̀lú àwọn khawarij ẹ̀lá fẹ́ wọn kẹba òkúta yá òkúta lásán sáàsún lè fòkúta sáà ni òkúta ló padà gbé àwọn kan di pé wọ́n padà wọ́n fẹ́ gbẹ̀mí àwọn sọ̀hábà wọ́n ni wasọ́rú ya takọrọ̀bú na bidima'i khiyari al'umma ó wá padà wá di pé wọ́n fẹ́ súnmọ́rọ̀ ọba pẹ̀lú pé kí wọ́n pa àwọn tó lọ́lá jù náà al'umma ẹwù tí bí dáàbí wọn dé so ó padà di pé wọ́n wá ìsúnmọ́rọ̀ ọba pẹ̀lú pé wọ́n fẹ́ pa àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n ni fayakuluna rawah rawah aljanna aljanna àwọn kọwàríjì wọ́n ń ṣe kí ni wọ́n tún wọ́n ìsigéntì ara wọn ẹ jagun ẹ jagun ẹ máàkì ẹ súnmọ́wájú pé aljanna aljanna ni ẹwọ ẹbù bí tíṣẹ́ ìtọ́nù tàwọn défà láti bí òkúta káka máa fi òkúta ká máa fi ṣe kí ni ká máa fi káunka ó sì padà kí ni ìfi òkúta káunka ó sì padà wọ́n lọ sí bí kí ni ìjà àwọn sọ̀hábà nábì lógun eh ìwọ tó ń ṣe bídáà tí wọ́n ń ké fún ọ̀tọ́ ọ̀gbọ́ wọ́n sọ fún ọ pé kí ní yìí kìí ṣe súnnà nabi sallallahu alayhi wasallam òun sọ fún àwọn èèyàn láyé yìí òun sọ fún àwọn súnnà láyé yìí ìpẹ́ kí ni kí ni àwọn oníṣòkòtò ké pèpé hun àwọn alákìídà àwọn alákìídà kákìídà àwọn oníkìníkì àwọn oníbáyà àwọn olélè tó ń pè wọ́n lórúkọ tí wọ́n ń sọ fún ọ ah ẹlòmí ò tún bá débi pé yóò tún máa fi wọ́n ṣe ẹ̀yẹ́ eh ayé yìí nìkan náà ló mọ̀ o ayé yìí nìkan náà ni ó sì o wa man tába tába Allahu alayhi ẹni tó bá sì túbá Ọlọ́run bó gbà túbá rẹ̀ o àmá tó bẹ́ ìdọ́dọ̀ bá subhanahu wa ta'ala lẹ́ni ti ní kúfùrù nígbà ó ti ṣe kèfèrí sọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn ẹlòmí lọ bọ́lọ́wọ́ ọba bẹ́ẹ̀ o àsàlátù sí lọ jẹ́rán àsàlátù lọ jẹ́rán fẹ́lòmí oye tàhájúdú lọ jẹ́rán àmá ó ti ní ẹbọ nígbà o ó sì ní ìṣe kèfèrí nígbà so ìwọ́n tán kìlọ̀ fún ọlónìí so tó ń wò pé ń tọ́ ń ṣe a kékeré ni wàláhì ń bẹnu ẹlòmí tó yí pé àsàlátù ló fi bẹ̀rẹ̀ òun náà padà di pé kíni òun náà padà di ń tẹ̀lé àwọn káṣe muslim lónìí káṣe christian lọ́la yẹn wàláhì ń padà tẹ̀lé wọn kí nílùú tó súnmọ́ wọn bí so láti bí òkúta ó sì di pé wọ́n fẹ́ pa àwọn wọn a fẹ́ pa wọ́n pa pé ẹ̀kọ́ tó bá fẹ́ pààyàn pa pòkí pé àwọn tó ń pààyàn pa pòkí pé wọ́n pààyàn ọmọ òun náà mọ̀ pé pòkí lòun òun náà mọ̀ pé apààyàn lòun òun tún wá ó fẹ́ pa àwọn sọ̀hábà nábì sallallahu alaihi so wọ́n ni pé ẹjà ẹjagun aljanna ló wà wájú yín aljanna ló wà wájú yín sheikh ubaydi ni bali náàrù náàrù innani innani inna aljannata laysat fi dima'i khiyari al'umma wa safwatiha aljanna ò sí níbi ìtẹ̀jẹ̀ àwọn tó lọ́lá jù àtàwọn tó ṣe gíní àtàwọn tí wọ́n jẹ́ ni tí ó dáa jùlọ nínú al'umma nínú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam wa fudala'i tabi'in àtàwọn ẹni èyí ẹni àpọ́lé nínú àwọn tabi'in so aljanna ò sí bí kéyàn tẹ́jẹ̀ wọn sílẹ̀ lakinnal bid'a ṣùgbọ́n bid'a o tusawwigul kufra bid'a ma ń jẹ́ kí kúfùrù ṣe kí ni kí o ma jẹ́ kí kúfùrù dá lójú yẹn bid'a ma ń jẹ́ kí kúfùrù dá ni yóò yóò yóò pàláró lọ́sọ ibi tá ti bẹ̀rẹ̀ ibi asikiri ni so àsíkiri ma síkiri láti bìkan mi, so ibi asikiri ni kéèsì tí èsè díkùrù tó lọ́wọ́ bá bídá ni wallahi ó sì padà jarrọ wọn débi wọ́n sì padà di kúbúrí mélòó mélòó lèyàn fẹ́ ká Sheikh Baydi ni wàtháníyà ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn Qadariyya Qadariyya tún mutawassita àwọn Qadariyya tó ṣe kí ni àwọn àwọn àwọn aláwọ̀kọ́ wàhíyà dúnà l'úlà wọ́n ni àwọn òsìkí ni àwọn òtó àwọn gọ́ọ̀líyà yẹn so wọ́n ni wà ha úláhì àwọn àwọn tó ń ṣe pé yunkiruna khalqa af'ali al-ibad wọ́n takò pé ọlọ́run ọba ló dá iṣẹ́ àwọn ẹ̀dá àwọn kọ̀dàríyà yìí wọ́n ń takò pé ọlọ́run ọba ló dá iṣẹ́ àwọn ẹ̀dá ọyẹ́ so wọ́n ń takò pé ọlọ́run ọba ló dá iṣẹ́ àwọn ẹ̀dá kí ló ìtàfí ń takò àwọn ò takò ìmọ̀ ọlọ́run ọba bà wọ́n wò pé ọlọ́run ọba mà bọ̀ ẹ̀dá gangan ló ṣe kíni ẹ̀dá gangan ní ó Eh, kílòkọ́ rẹ̀ àwọn gẹ́rígẹ́rí àwọn kidnappers àwọn gbogbo àwọn oríṣiríṣi àbòsí tó ń ṣẹlẹ̀ láyé bó láti wá sọpọ́ ọlọ́wọ̀ba ló ń ṣe ah, ọlọ́wọ̀ba kọ́ oye so ni àwọn ó sọpọ́ ọlọ́wọ̀ba kọ́ ẹ̀dánà ní fọ́ ara rẹ̀ dá sí ara rẹ̀ wọ́n ni wayunkiruna shumula al-mashi'ati li af'ali al-ibad Ah, wọ́n takò yunkiruna ṣùmúlà almashi'a wọ́n takò pé mashi'a ọlọ́run ọba ọrọ̀ kiri káàbẹ̀sì ni ó kó sínú liafa'ali ibad gbogbo sẹ́ẹ̀dá gbogbo tíyàn bá ṣe ọlọ́run ọba fẹ́ kó sí ni oye tí ó bá yẹ pọ́lọ́run ọba subhanahu wa ta'ala ṣáà rẹ̀ tí ó bá ṣe pọ́lọ́run ọba subhanahu wa ta'ala fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ wọ́n ni wa yunkiruna shumula al-mashi'a li af'ali al-ibad àwọn Qadariyya yìí wọ́n tako pé Ọlọ́run Ọba mashi'a rẹ̀ kò sí tí ń jẹ́ mashi'a Ọlọ́run Ọba wọ́n ni wakila ta'ifataini dalla wọ́n láwọn ọjọ́ méjèèjì ẹni anugbá ni wọ́n sawa'un hadhihi yálà àwọn eléyìí ṣùgbọ́n ìjọ aláwọ̀kọ́ kùfàárùn kèfèrí ni wọ́n kàfàrọ̀hùnmùl àìmà àwọn ẹni ìsíwájú ní ẹ̀sìn ló pè wọ́n ní kèfèrí o àwakọ́ o àwọn ẹni ìsíwájú nínú ẹ̀sìn ló pè wọ́n ní kèfèrí o wọ́n ní li anna al-imana bi ilmi Allahi al bi kulli shay'in wọ́n torí pé ìgbàgbọ́ nínú mọ́ Ọlọ́run tó rọ kiri ká gbogbo nǹkan wa kitabatihi dhalik fi láwùhìl mahfúd àti pé ọlọ́wọ́ bá kọ gbogbo sínú láwùhìl mahfúd ma'alumun min ad-din bil idrar in tí yà máa mọ̀ nínú ẹ̀sìn pẹ̀lú pípa dandan ni pẹ̀yìn tí yà máa mọ̀ tí yà búrò mọ̀ nínú ni hatta awamul muslimin kódà àwọn tí wọ́n jẹ́ kíni àwọn tí wọ́n jẹ́ common people nínú àwọn musulmi tí yẹ pé bóyá wọ́n lọ lé kéwà bí wọ́n ní mọ̀ kan lọ títí ya'lamuna hadha àwọn gẹ́mọ̀ pọ́lọ́wọ́n bá mọ gbogbo nǹkan àbíbẹ̀kọ́ ni wọ́n ní ààni ijmalan wọ́n ma ní ṣókí tó bá di tafsil wọ́n lè mọ́mà àbíká ma gbé gbágigẹ́ ní tafsil oye wa amma khalqu af'alil ibadi wa mashi'atihim wa ma yajri fil kawn àti pé Ọlọ́run máa ṣẹlẹ̀ wa ma yajri fil kawn àti gbogbo nǹkan hadhihi min al-umuri al-khafiyya eléyìí nínú àwọn alamari tó pamọ́ ni allati la yudrikuha illa khawassu min an-nas so kò sẹ́ni tí ó mẹ́lẹ̀ àyàfi àwọn tí wọ́n jẹ́ sánú àwọn èèyàn so tí yàn bá takò èyàn ní kàfàrà rẹ̀ ní báyìí ọyí so tí yàn bá takò èyàn ní kàfàrà rẹ̀ èyàn sàlàyé fún ah, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn awam ẹlòmíyàn ó sọ yóò ní ah, àfà so wá lè possible pé gbogbo tí ń ṣẹlẹ̀ láyé náà aburú àwọn aburú tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́wọ̀n bá ló sì dásá àbí ọlọ́wọ̀n bá ló sì ah, ah, ọlọ́wọ̀n bá kọ́ ló sí o ah, ìwọ ló sí ọ̀yọ́ ni àà ẹ ọlọ́wọ̀n ló sí kíni ọlọ́wọ̀n bá ló dá gbogbo ẹ̀ ọlọ́wọ̀n bá ló sì fẹ́ jí gbogbo ẹ̀ máa ṣẹlẹ̀ ọ̀yí so àmọ́ ọlọ́wọ̀n bó nífẹ̀ẹ́ sí Ọlọ́run ọba ò sì yọ́nú sí àmọ́ Ọlọ́run ọba dá nǹkan kan sì ní ṣẹlẹ̀ láyé àfikọ́ sí pé kíni pẹ̀lú mímọ̀ sí Ọlọ́run ni Ọlọ́run ọba ò ni kò yọ́nú sí so Ọlọ́run ọba máa dá gbogbo ẹ̀ Ọlọ́run ọba máa dá gbogbo ẹ̀ láti fi lè jẹ́ àdánwò fún wa ni nínú gbogbo ẹ̀ tọ́lọ́wọ́ bá wá dá ẹ Ọlọ́run bá wá sọ èyí tó fẹ́ fún wa èyí tó fẹ́ yẹn lọ́lọ́wọ́ bá fẹ́ jí ká máa sí oye so kí ẹ mọ́ wà náà àwọn tí ó mọ̀ justify wa bú pẹ̀lú pé àti ìbá tọ́lọ́wọ́ bá fẹ́ ká ṣe ní kí tó fi wà láyé oye tọ́lọ́wọ́ bá fẹ́ jí ká máa mutí ni kò ní sí kò ní sí grape àfá àwọn ọ̀bọ̀ fẹ́ jí ká máa mutí ni

wa kitabatihi dhalika àti pé Ọlọ́run Ọba ó kọ eléyìí ó fi lawhil mahfuz sínú wàlá tọ́lọ́wọ́ bá sí kí ni tọ́lọ́wọ́ bá dáàbòbò ma'lumun min ad-din bil iddirar in tí a gbọ́dọ̀ mọ́nú ẹ̀sìn lè hatta awamul muslimin kódà àwọn kí ni àwọn tí wọ́n jẹ́ awamu nínú àwọn musulmi ya'lamuna ọlọ́wọ́ bá ma gbogbo nǹkan ó sì kọ sínú lawhul mahfuz wa amma khalqu af'alil ibad ṣùgbọ́n pé kíni ṣùgbọ́n sí ọlọ́wọ́ bá ló dá iṣẹ́ àwọn ẹ̀dá wa mashi'atihim sọ́lọ́wọ́ bá náà ló sì ṣe kíni ló sì dá bí wọ́n ṣe fẹ́ bọ́n ṣe nǹkan tó ń fẹ́ àbí sọ́lọ́wọ́ bá náà ló fẹ́ wọ́n ni wa ma yajri fil kawn àtàwọn nǹkan tí allati la yudrikuha illa khawasu minan nas tó yí pé kò sẹ́ni tí ó mọ̀ pọ́lọ́wọ́n bá ní ó ń ṣe àyàfi àwọn ẹ̀sà nínú àwọn èèyàn tó yíó fi kọ́ àwọn èèyàn so kí àwọn èèyàn sì mọ́mọ̀ jiyàn pa kádàrá fọ̀rọ̀ kádàrá lẹ mọ́mọ̀ jiyàn pa rẹ̀ mọ́mọ̀ jiyàn pa ìbéèrè àbéèrè lápọ̀jù ni ó gbé ọdé bí ìmọ̀ ń pa kádàrá ara ọ̀ so ara ọ̀ سوف جبس جاء هذا والله أعلم